إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم كاتب فون نبوة محمد صلى الله عليه وسلم مواصلة من القراءة من تفسير الإمام nasir sa'adi abdurrahman bin nasir sa'adi rahimahullahu ta'ala so ibi ta ti dúó ni maliki yaomi din ní ìjòkó tó kọjá ó ní nọ́ktọ̀ kan nọ́ktọ̀ tún muhimma léyìí tí a mẹ́nubà nọ́ktọ̀ ẹni wípé ọgbàtán ṣàlàyé rabbil sheik sa'adi wa muwambe wípé wani wala'alla hadha al-ma'na huwa sibru fi kauni akthari adiyat al-anbiya'i bilafzi awarab fa inna matalibahum kullaha dakhilatun tahta rububiyyatihi al-khassa a ní pé ó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àrísàlá àwọn ànẹ́bí ọlọ́wọ́ ba mọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àwọ̀rọ̀bù ó mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni rabbana rabbana rabbi hmm? ìdí ni wípé tí kó gbogbo rububiyya Allah sínú ayà tí a fẹ́ mú next lẹ́yìn eléyìí òun náà ni maliki yawmiddin maliki yawmiddin wọ́n ni almalik almalik wọ́n ni huwa man ittasafa bi mulki التي من آثارها أنه يأمر وينهى ويثيب ويعاقب ويتصرف بمماليكه بجميع أنواع التصرفات وأضاف الملك ليوم الدين وهو يوم القيامة ويوم يدان الناس ويوم يدان الناس فيه بأعمالهم خيرها وشبرها لأن في ذلك اليوم يظهر للخلق تمام الظهور كمال ملكه وعدله وحكمته وانقطاع أملاك الخلائق حتى إنه يستوي في ذلك اليوم الملوك والرعايا والعبيد والأحرار كلهم مذعنون لعظمته خادعون لعزته منتذرون لمجازاته راجون ثوابه خائفون من عقابهم فلذلك خصه بالذكر وإلا فهو المالك ليوم الدين ولغيره من الأيام wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà tọ́lọ̀ ní kí máàlìkì yau mi dìn òní wípé almalik òní mọ̀ ní tasofa bí sífà tí mulk or milk òun lẹni tó bá ní sífà èní ìkápá lórí nǹkan malik èyàn tó ní sífà ìní milk àbí ìní mulk ìní milk ìní agbára nǹkan lọ́wọ́ ipé ká pòsẹ́sì nǹkan lọ́wọ́ mulk òun náà níbi dominion kíyàn ní kíyàn jẹgàbá lórí àwọn èèyàn so Allah wa ni maliki yawmiddin kí wá ní hikma tó wà behind pé bá ṣe àdọ́fà kíran pé milku Allah àti mulku rẹ̀ sí yawmu din gbàtà mọ̀ pí Allah maliku yawmi din ni maliku kulli yawmi ni àyíṣẹ́ kadhalik ṣe maliku yawmi din nìkan ni boris ta fi ní pé yẹ maliku yawmi din o ní pé Allah subhanahu wa ta'ala nínú àwọn orípa ìní milku Allah àti mulku rẹ̀ o ní pé kí ni o ní pé Allah ń kọ́ òun lọ́ba tí ń darí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo onírẹ̀ ìrẹ̀ ìdarí tàbí jẹ́ kó mọ̀ ọ̀rọ̀ tàbí jẹ́ kó mọ̀ ọ̀rẹ̀ tàbí jẹ́ kí òṣùpá máa yọ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ a gbogbo nǹkan tàbí rìnrìn ta ló ní so wọ́n ni wọ́n wá fi tì sí yamul kiyama ìdí ni pé Allah subhanahu wa ta'ala yamul kiyama yunqaw yawmu yudanu an ọjọ́ tí Ọlọ́run bó bẹ̀rẹ̀ sí ní máa san oníkálùkù lẹ́san àwọn ṣẹ́ wọn dáadáa ni àtàbúrú ìdí ni pé ní yamal kiyama yọ ń kọ́ o yóò hàn sí gbogbo ẹ̀dá tẹ́yẹnyá pípé ìlágbára Ọlọ́run ọba àti pípé dédé Ọlọ́run wisdom Ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣẹ́rí láyé tàwà yìí alìyìnrawa jẹ́ afẹ́ dájọ́ ìwọ lè judge ìwọ lawyer ìwọ lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ gùn ìwọ mọ́ gbá o máa wó tó ń pé láyé lè yùn ní yamal kìyàmá kò sí tán pè bẹ́ẹ̀ fi hadha al-yawm yóò hàn sí gbogbo èèyàn ní híhàn tó kílẹ̀ yóò hàn sáwọ èèyàn nípa the fact pé Allah subhanahu wa ta'ala òun ní fi ní agbára tí fi ń pé jù òun ní fi ní déédé tí fi ń pé jù Allah òun sì ní fi ń pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní yamal kiyama yóò gé àwọn agbára tí àwọn ẹ̀dá ní ayétàwà yí mọ́mọ́ minister of kinikan mọ́mọ́ kinikan of kinikan wallahi gbogbo tàbí fi rẹ̀rẹ̀ wa jẹ́lélé ẹsẹ̀ connection wallahi ẹsẹ̀ lómi gùn láti bí ogun dé kò ogun dàbújá ogun dé Kánò ogun kọlù kanáà ni ẹ̀ló ẹ̀tìmọ́lé pim Allahu akbar ṣe báyé nìyẹn ọ̀yá mọ̀lùkì yá mọ̀ǹkan ló fi jẹ́ pé báàdù nas wọ́n ṣe kìyàsù ayé pẹ̀lú alìkìyàmà wọ́n mọ̀ pé ayé yàtọ̀ sí yàmọ̀ alìkìyàmà àwọn sọ fún wọn pé ayé lásìká tó sọ̀rọ̀ ohun pàwọ̀ yẹn nítùmọ̀nú ọ̀kọ̀lọpọ̀ kí ń tàn ẹlùmí mọ́ sọ pé sì bá débẹ̀ náà asà débẹ̀ ń já débẹ̀ kí ni kìyàsí ẹ kìyàsí ẹ ní pé sì bá sí láyé tẹ́lẹ̀ sí ń gbàta padà dáyé sí àfáìdì wí ara wa ó ti rí kìyàsí ẹ àrí kìyàsí ẹ ní pé ah at least ah sí láyé tẹ́lẹ̀ inú ìyàwó aláwà kìníkẹ̀kìníkan gbàtà délé ayé sí àpadà mọ́ pé okay báyìí ló ẹ̀ká sí gbé gbà báyìí connection ọ̀pọ̀lọpọ̀ wọn kò tó bá di yamal kiyama bí ó sì ṣẹlẹ̀ náà ni sáwà ní rí màláíkà kan táwà bá sọ̀rọ̀ ṣẹ́kìkì ní wallahi thinking faculty àwọn ènìyàn yíò for example nígbà tọ́lọ́n sọ ní Kùránì pé àléhá tí sàátà aṣára kí láwọn kẹfẹ̀ rímọ́ kan sọ ọ̀nà àá ah, màláíkà 19 péré ló wà ń bẹ̀ á lù wọ́n dànù á kọ̀ọ̀nù náà àdúníyà alàlàáhìrọ̀ wọ́n kọ́ọ́sà wọ́n rò bí i ókè bí se mọ́ ń ṣẹlẹ̀ láyé bí i mọ̀láíkà tán sọ rẹ̀ mọ̀láíkà 19 tàbáwúrawa àwá bí 5 million mọ̀láíkà 19 péré tẹ́kí bí ayé ni tẹ́kí bí ọkọ́lọ́pàá 19 síbí sáà lè lu ọlọ́pàá 19 kásálọ ni wọ́n rò bí i yàmọ̀ kìyàmọ̀ náà mọ̀láíkà 19 bá على الآخرة وكذلك الناس اليوم wọ́n kọ́ sáyé lórí alkiyama wọ́n rò ipé bá ṣe lè mú jẹ bá ṣe mú jẹ láyé ọ̀pọ̀lọpọ̀ sáàbù sí yóò bí o mú jẹ bí ní wallahi yawm alkiyama yawm tubla sarair gbogbo àṣírí gbogbo najwa gbogbo àjọ kọ̀ǹkọ̀ kò sí special treatment kankan àyàfi àwọn tọ́lọ̀ bá fi àánú rẹ̀ tó bá fi bò ẹ́n alladhina yataghammadahumullahu bi rahmatihi alladhina yadkhuluna aljannata bi ghayri hisabin wala adhab nas'alullaha an wà aljanna wallahi kan wọn ò bí tó wà ní àmì nìkan wọ́n wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni wọ́n ṣiṣẹ́ wọ́n fi ń wá yọ́nú Allah ọlọ́run wá ah, ẹgbìyànjú kìí ṣe sí àìgẹ̀gẹ̀ ló bí kìí yẹ̀wò bọ̀ ẹsá gbìyànjú pé ọlọ́run ìntàn wá ní ọlọ́run mutaba asibku finiya àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run torí ẹnkọ́ ọlọ́run wá san wọ́n lẹ́san yàtọ̀ sáwọn yíò ń kọ́ àwọn èèyàn àsírí ó tù ní yamal kìyàmà ọ̀lá lè fún sọ kíníkà pé ìyàmọ̀lìkì àmọ́ tọ́f ìyàmọ̀lìkì àmọ́ ṣe kíní yóò tọ́f kí ni di ayé ìyẹ̀jẹ́ ti pọ̀ jù ìyẹ̀jẹ́ ká má lo póstì ká má lo àwọn kíníkà influence ó kàdà á díabẹ́dí pé àwọn èèyàn bí pé ẹ̀sìn ọlọ́lọ́gùn tó ẹ ká má yẹ̀jẹ́ báyìí ẹ̀sìn hatta innahu yastawi fi dhalika al-yawm al-muluk wa ar-ra'aya yawm al-qiyamah àtàwọn ọba àti àwọn èèyàn everybody wallahi dédé laje wájú Ọlọ́run baba dédé rotan ufat iyo pembele lawa wájú Ọlọ́run baba wallahi àwa wọn oba wájú Ọlọ́run baba kò ní sí bàtà kò anything iyo kó lè bá mọ́ bí àmìlì kí á mú sí tọ́fù tó àníbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún yàwó Aisha radiyallahu anha nípa pé yàmìlì kiyama everybody ó wà ní yóò ní yàwó Aisha ń sọ wípé atọ́kùnrin àtóbìnrin ànẹ́bì ní ẹ̀lẹ́ ìrírù Allahu akbar bóòlù òsìwá ní bẹ́ẹ̀gù yàmìlì kiyama àmá wá sí táwọn yẹn gbọ́ láwùjọ wa kìkí ṣe wá tó mọ́ ẹ̀ ń kọrìjàwòyìn láti bẹ̀rù yàmìlì kiyama lẹ́fìrí báyé ṣe wá dìbò sí ìdáyé wọn ò rí àwọn èèyàn lórí ìnífẹ́ òdodo wọn ò rí wọn lórí bẹ̀rù Allah subhanahu wa ta'ala wọn ò rí wọn lórí pé yamal kiyama ń bẹ o wọ́n rí àwọn èèyàn lórí pé ẹ́ ayé iná ni ayé iná ni ayé iná ni débi pé tó wá worst dé ẹlòmí years ó sì believe pé ayé iná ẹ̀dẹ́kùn 70 years ẹ wo sàárè ẹ wo 70 years lẹ́gbẹ̀ sàárè fa kí ló túnkù mọ́ àwọn mọ́sí ń rí aláwùjọ wa allahul musta'an wọ́n ni gbogbo oníkálùkù wal abid wal ahrar ẹ̀rú lélẹ̀ ni ọmọlábí lélẹ̀ ni gbogbo oníkálùkù dédé ni wọ́n wájú ọlọ́wọ́ bá o gbogbo tẹ́yẹnyẹ wọ́n tẹríbalẹ̀ fún gbígbọ́n Allah subhanahu wa ta'ala gbogbo wọn máa retí ẹ̀san Allah subhanahu wa ta'ala wọ́n sì máa retí ìntọ́lọ̀ọba ó ṣe fún wọn nínú dáadáa wọ́n máa bẹ̀rù ya ọlọ́ọba subhanahu wa ta'ala ìtorí ìdí èyí lọ́lọ́ fi ní pé máàlìkì yawmiddin so tẹ́nì kan bá bèèrè pé afá ọlọ́ ni máàlìkì yawmiddin sí túnmẹ̀ ní pé yawmiddin nìkan ni máàlìkì ni Allah jẹ́ máàlìkì fún ni kìkì ṣe máàlìkì àwọn ọjọ́ mi ni kí ló fi lẹ́sìn ìdí ni pé bí yàmàlì kìí bó ṣe rí bí ó ṣe lágbára tó òun lọ́lọ́ fi họ́ sọ rẹ̀ pẹ̀lú pé èmi ni Malik so ẹjọ́ kọ́kàn yí balẹ̀ la yuzlamuna shay'an Ọlọ́run ní sábòsí anybody Ọlọ́run the next one Ọlọ́run ní iyyaka na'budu wa iyyaka nasta'in وني أي نخصك وحدك بالعبادة والاستعاذة لأن تكديم المعمول يفيد الحصر وهو إثبات الحكم للمذكور ونفيه عما عداه فكأنه يقول نعبدك ولا نعبد غيرك ونستعين بك ولا نستعين بغيرك نبي به وني إياك نعبد وإياك نستعين ìtumọ̀ ní pé ìwọ nìkan Ọlọ́run ọba la máa jọ́sìn fún ìwọ nìkan sì la máa wá ìlò ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kan bí fúnra wa lè tó ṣe pé tàbá ṣe usul al-fiqh àbí àwọn qawaid fiqhiyya àbí usul tafsir ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ jẹ́ nǹkan tí yufidul hasr kí ni ìtumọ̀ kọ́rídà yẹn kọ́rídà yẹn ni pé sẹ́rí alimwa in a more in a broader manner ó ní pé takdimu ma haqqu at-ta'khir aw ta'khiru ma haqqu at-takdim yufidu al-umum in tó ẹka gbé síwájú tàbá ti gbé sẹ́yìn àbíṣẹ́ ẹka gbé sẹ́yìn bàbá ti gbé síwájú kọ́ wo ó restriction kí ni ìtumọ̀ rẹ̀ áyà yìí mo lè ní pé na'buduka ẹjíká ṣe ṣe ìrọ́bẹ̀ na'budu fílún mudọ́rìrùn marfurun litajarrudihi minan nasibi waljazim na'budu walfa'il damirun mustatirun wujuban takdiruhu nahnu ka mafulun bihi abi domir mafulun bihi ṣe ẹ̀kí normally bóòdẹ̀ sí máa ń to ọ̀rọ̀ nínú náhù tẹ́lẹ̀ fíl fáìl maf'ul normal arrangement ní àrí kí wọ́n ní ṣe bí ìpé tí wọ́n ní pé fíl òun ni ó wà níwájú kí ni ó tẹ̀lé fáìl kí ni ó tẹ̀lé maf'ul so fíl yẹn olóṣẹ́ lára fáìl àti maf'ul in wọ́n ṣe bí ní pé maf'ul tó ẹkọ́ wá last wọ́n wá gbé wá before fíl nígbà tá bá ní pé ká náàbùdù ẹ́yìn nígbà tá bá ní pé ká náàbùdù but tó bá tí wájú mẹ́rin mọ́ ti ìyá sí àti ìyáká náàbùdù nígbà tá bá ní pé náàbùdù ká but mẹ́rin pé náàbùdù ká reason tẹ́ fún wálò báyìí ní ilé ní tó ń tọ́ka lórí balaghatul Qur'an wa fasahatuhu ó ní pé tí bá ní pé náàbùdù wa nasta'inu bika kò túmọ̀ sí wípé abudu na'budu ghayraka wa la nasta'inu bi ghayrika kò ní túmọ̀ bẹ́ẹ̀ so mo ní pé tí má ní pé u'tika qalaman ya Zaidan u'tika qalaman ìwọ Zaid máa fún ọ ní pen máa fún pen tán mo tún Arab Muhammad man Abu Muhammad ń gba pẹ́ni ayá ṣe sí èmi lẹ́fún ní pen ẹ tí ma ní wọ̀n kí ma ní ní fẹ́lòmí ni mo ma ní pé ya Aba Fawzan iyyaka u'ti mo ti hà sọ́rọ̀ rẹ̀ sára yín ẹ̀yin nìkan ni mo fẹ́ fún tí bá fẹ́lòmí mo ti wrong because kí ni reason bí mo ṣe tú ọ̀rọ̀ yẹn ṣe ní ìdìlára tó bá lè gbé nǹkan síwájú ní tí ọkọ̀ gbé síwájú hasrun so ló fẹ́ mọ́ yẹ lẹ́nu pé mùsùlùmí mọ̀ ní pé iyyaka na'budu wa iyyaka nasta'in ẹsùn mọ̀gbọ́ ìbádá láríjà aláàlá wọ́n ẹsẹ̀ kírùn tán ni o iyyaka na'budu wa iyyaka nasta'in yóò sì mọ̀ sọ fáwọn ẹ̀wọ̀n sànpọ̀nà one day two day bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òká lúwó òká kìní kan òká ọbájọ́lá ṣe ìtọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ̀kúlù iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀rọ̀ yìí sẹ́rí iyyaka na'budu wa iyyaka nasta'in Abuja Abuja lò lè sọ wà láìkò ní rí kò lè rí àmọ́ àwà láyé lórí pé àwọn yóò mọ̀ ní la ilaha illallah fayukhalifuna la ilaha illallah wọ́n mọ̀ ní muhammadu rasulullah fayukhalifuna muhammadu rasulullah èyí tí kọ́nà kèfèrí à náà ní wí so kèfèrí à náà wá ní understand yes islam ju musulmi èlé lọ nígbàtí níbi sulhu Hudaybiyah ànábì wá sọ fún Ali ipe uktub ipe hadha ma tafaqu alayhi muhammadun rasulullah ojú ẹsẹ̀ ní suhail bin amr kó tó gba islam radiyallahu ó sọ fún ó ní ara ẹpa rasulu láyìn rẹ ojú ẹsẹ̀ ní kéṣe kéèkiri kan ó ní tàbápẹ̀ pé rasulu láyìn sátù àmà bọ̀ ọ̀dá ní ẹni annasu yaquluna muhammadun rasulullah wa wa yaquluna Muhammadun Rasulullah ẹ̀pọ̀ ti lé àti wà ní táìmù tó lé wallahi àti ń súnmọ́ táìmù kan táà nàbí ń sọ sallallahu alaihi wasallam ipé yumsiku rajulu mu'minan wa yusbihu kafira èyí ó di ìrọ̀lẹ́ mùsùlùmí kó tó jí láàrọ̀lá yóò sì di kìfìrí yusbihu rajulu mu'minan wa yumsi kafira ẹlòmí ó jí láàrọ̀ mùmìnì wallahi kó tó dalé ti di kìfìrí yabi'u an-nasa dinahum bi'aradin min ad-dunya àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa ta ẹ̀sìn wọn lọ́pọ̀ nítorí ayé ṣe àti sí tàbí báyìí ṣe wọ́n náà mọ̀ rẹ̀ example fún ààrẹ báyìí táwọn yóò ṣe ń ta ẹ̀sìn wọn torí ayé yabi'una dinahum liljah lilmal lilmansab lishuhra liljah lijam'i an-nas àwọn èèyàn ta ìsìn wọlé ni nítorí ọlá nítorí ipò nítorí dúkìá nítorí owó nítorí ayé wọ́n dẹ̀ ń ta ìsìn wọn yaktumuna al-haqq wọ́n fi òdodo pamọ́ wa yuharibunahu wal-iyadhu billah a wà láyé débi pé mọ̀háróbà táwọn mùsùlùmí ń fún àtànẹ́bì rẹ̀ ó ju èyí táwọn kèfèrí gẹ́ ń ṣe lọ ayé ta tún wà lé nínú ibi ta padà tún gbára wà lé nínú àná ẹni tí ó bá bẹ́ṣì islam jà yóò jáde ní mo fẹ́ bẹ́ṣì islam jà èní ẹni tí ó bá bẹ́ṣì islam jà yóò mọ̀ ṣe súnnà ní mo fẹ́ bẹ́ṣì islam sí súnnà nílò sí súnnà yẹn ní yọrún dé in tó kù lára rẹ̀ irùngbọ̀n àti ṣòkòtò nìkan náà kò sí bí àrámù tí ó lè bá wọ̀ kò sí bí bí díà tí ó lè bá wọn jòkó sí kọ́dà tẹ́lómi ń pè lẹ́bọ́ lánàá ó ti kàdà dí pé bá wallahul so ìtumọ̀ iyyaka wa Iyaka. nasta'in so tó bá ti sọ ilé yìí o kò tó fún kọmọ ní iyyaka na'budu fata'budu ghayra Allah kọmọ ní iyyaka nasta'in fatasta'in bi ghayri Allah kò tó kọmọ ní pé ìwọ Ọlọ́run nìkan la ń jọ́sìn fún kọmọ jọ́sìn fẹ́lú mi lẹ́yìn Allah kọmọ ní ìwọ Ọlọ́run nìkan ìwọ nìkan la ń wá ìrànlọ́wọ́ wá kọmọ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala la'allana nakif inda hadha al-hadd insha Allah